الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله dájúdájú gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá ní kásùsù ní ayin ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ sí ni a wá ìrànlọ́wọ́ rẹ̀ àti àbó rẹ̀ a wá àforíjí ọlọ́wọ́ bá níbi àwọn ẹ̀ṣẹ̀ wa bẹ́ẹ̀ sí ni a wá ìṣọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala níbi aburú àwọn ẹ̀ṣẹ̀ wa àti aburú ẹ̀mí wa dájúdájú ẹni tí ọlọ́wọ́ bá tọ́ sọ́nà kò sẹ́nìkan tó lè ṣírò ẹni bẹ́ẹ̀ lọ́nà mẹ́ ẹni tọ́lọ́wọ́ bá bá sì sí lọ́nà kò sẹ́nì kan tó lè tọ́rọ ẹni bẹ́ẹ̀ sọ́nà mo ń jẹ́rìí pé kò sí kankan tó tọ́ sí ìjọsìn àfi Ọlọ́hun Ọba Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo mo sì ń jẹ́rìí pé Ànábì wa Muhammad ní pé mùsùlùmí nípa gbogbo àwọn nǹkan tí bá ń ṣẹlẹ̀ pátápátá àbí nípa gbogbo oríṣiríṣi àwọn nǹkan tí ó mọ bọ́mọ èèyàn àbí nípa gbogbo nǹkan tó mọ ènìyàn tó ní bùkátà sí nínú sẹ̀mí Ọlọ́hun wa ta'ala ó ti gbé òfin tó pé kalẹ̀ nípa bó láti máa nabi wa muhammad sallallahu alaihi wasallam wọn ò lè sínú dàmúgbà kan nígbà tó bá ti ṣe pé wọ́n ń darí padà lọ sí ibi tíra Ọlọ́run ọba àti súnnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn nǹkan tó ṣe pé ó ṣe pàtàkì nínú sẹ̀mí wa tó ṣe pé gbogbo mùsùlùmí àti gbogbo ọmọ ènìyàn àti gbogbo nǹkan tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala lẹ́ pátápátá wọ́n ní bùkátà sí ìpèsè nǹkan ní jíjẹ múmu ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ti wá gbé àwọn ìlànà kalẹ̀ nípa bó ní kí ni ó jẹ́ kó gbọ́dọ̀ jẹ́ ìgbàgbọ́ wa sí tó jẹ́ àrísìkí gangan fúnra rẹ̀ torí pé ibadallah bí àrísìkí yìí bó ṣe rọrùn tó láti gbọ́yé ọ̀pọ̀ ìlọ́pọ̀ èèyàn wọ́n sì ṣìnà látara rẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ tó di pé ń jọ́sì fún nǹkan ní ìyàtọ̀ sọ́rọ̀ ọba látara ọ̀rọ̀ àrísìkí lẹ́lòmí ti ṣìnà kódà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí tó ṣe pé ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì ń ṣẹ̀ látara arísìkí ló ti ṣìnà in tó ṣe pé wo mùsùlùmí ó ní bùkátà láti mọ̀ kí ló gbọ́dọ̀ jẹ́ ìgbàgbọ́ rẹ̀ sí tí járísìkí gangan kí wá ṣe pé ìgbàgbọ́ nìkan kí a tún wá mú lò nínú sẹ̀míyàn Ibadallah nǹkan láọkọ́ tí a gbọ́dọ̀ gbàgbọ́ tí a sì gbọ́dọ̀ máa fi ṣiṣẹ́ ṣe nínú ìgbésí ayé èèyàn òun náà ni pé arzikí ọ̀dọ̀ ọlọ́ọ̀bá ló wà o aláwọ̀kọ́ nìyẹn ọlọ́ọ̀bá ń sọ fún wa nínú al-Qur'an al-Karim ọlọ́ọ̀bá ní inna Allaha huwa ar-razzaqu dhul quwwati al-matin ọlọ́ọ̀bá ní ẹ̀rí ọlọ́ọ̀bá o ọlọ́ọ̀bá ní ọba ar-razzaq òun lọba tí máa ń pèsè lọ́pọ̀lọpọ̀ gbogbo nǹkan tó wà láyé pátápátá Allah bá tún sọ fún wa nínú gomi Allah bá ní kúl inna rabbi yabsutu rizqa liman yasha'u wa yaqdir sọ fún wa ẹ sọ ní pé Ọlọ́run ọba ló máa ń fi àrísìkí fẹ́ni tó bá wù ó sì máa ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn mọ̀ ìtorí ní ibadallah ìgbàgbọ́ aláwọ̀kọ́ tí a gbọ́dọ̀ mọ̀ òun ni pé arziki o àtọ̀dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala ló ti wá gbogbo tó jẹ gbogbo tó mu ọ̀dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala ló wà Ọlọ́run bá subhanahu wa ta'ala tí wọ́n ń sọ nínú al-Qur'ani pé ah, a kẹ àní gbogbo tẹ́ jẹ gbogbo tẹ́ níṣẹ́ sánmà ló wà lọ́dọ̀ ìmì Ọlọ́run subhanahu wa ta'ala ìtorí ibadallah kíyàn nígbàgbọ́ sí tó wà lọ́dọ̀ Ọlọ́run bá in tí alimamu al-Hasan al-Basri in ta fi sọ niyẹ wani inna min da'afi yaqinik nínú pé kí imaniyan imaniyan madaju ya kulle an awthaqu minka kíyàn nígbàgbọ́ sí bima fi yadillah ju tó wà lọ́dọ̀ ọwọ́ Ọlọ́run bá lọ nínú pé imani ilẹ̀ alimọ́mọ̀ Hasan al-Basri wọ́n nínú pé imani ilẹ̀ ni pé in tó wà lọ́wọ́ yẹn kíyàn nígbàgbọ́ sí ju tó wà lọ́wọ́ Ọlọ́run bá subhanahu wa ta'ala lọ ọ̀pọ̀lọpọ̀ ṣẹbọ tẹ́lòmí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ tẹ́lòmí ń dá tí nǹkan yìí bá yé wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn ò ní kó sínú rẹ̀ nǹkan lẹ́ẹ̀kejì tó yẹ ká mọ̀ òun náà ni pé gbogbo ẹ̀dá pátápátá ló ní bùkátà sọ́lọ́ Ọlọ́run Ọba ló ní bùkátà sọ́lọ́ nípa arziki kò sí sẹ́nì kankan tó rọrọ̀ kú lọ́dọ̀ Ọlọ́run sọ fún nínú Al-Qur'an al-Karim ọlọ́wà ni wa ma min dabbatin fil ardi illa ala Allahi rizquha ọlọ́wà ni kò sí kankan tí ń wọ́ lórílẹ̀ illa ala Allahi rizquha àbí kankan nú tí ń sẹ̀mí lórílẹ̀ àfikó ṣe pé ọ̀dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀ ó wà nínú tírà tó hàgẹ́rẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala bákan náà Ọlọ́run bá ń sọ fún wa nínú al-Qur'an al-Karim Ọlọ́run bá ní wa ka'ayyin min dabbatin Ọlọ́run bá ní mélòó nínú àwọn nǹkan tí ń wọ́ lórílẹ̀ ọlọ́ọ̀bá ní pèsè fún àti fún ẹ̀yin náà ọlọ́ọ̀ ni wa huwa as-sami'ul 'alim ọlọ́ọ̀bá lọba tí ń gbọ́ ọlọ́ọ̀bá lọba tó nímọ̀ ibadallah gbogbo tọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala dá pátápátá lóní bùkátà sọ́dọ̀ ọlọ́ọ̀bá lóní bùkátà sọ́lọ́ọ̀bá nípa tí ó jẹ nípa tí ó kódà ẹyẹ kódà aáyán kódà èèrà gbogbo tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala dá pátápátá gbogbo wọn báyìí ọ̀dọ̀ Ọlọ́run Ọba náà wọ́n máa ń fọkàn sí nítorí náà ibadallah nípa arziki yí kẹ́mi kẹ́mi kó so mọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala gan kí yà sí mọ̀ pé ọ̀dọ̀ Ọlọ́run Ọba ni arziki ti máa ń wá in jẹ́ anábíwa Muhammad sallallahu alaihi wasallam tó fi sọ fún wa nínú hadith Abdullah ibn Abbas ni ó ní wa'lam anna ummata law ijtama'u ala an yanfa'uka bi shay Ànábì sallallahu alaihi wasallam sọ fún Abdullah ibn Abbas pé lọ́mọ tí gbogbo al'umma yìí tá bá kó jọpọ̀ pátápátá ala an yanfa'uka bi shay ní pé wọ́n fẹ́ sí ọ láǹfààní pẹ̀lú kankan lan yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu lak wọn ò lè sí ọ láǹfààní pẹ̀lú kankan àyàfi tọ́lọ́run bá ti kọ fún ọ nítorí náà ibadallah arziki wa ọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala lówà ọ̀dọ̀ Ọlọ́run bá náà sì ní ká wá sí bákanáà nínú nǹkan tí a gbọ́dọ̀ ma òun náà ni pé bá ti kọ arzikí ẹni kọ kalẹ̀ kìí ṣe pé wọ́n ṣe ń pè Ọlọ́run bá subhanahu ta'ala ti kọ ti parí ẹ̀ kódà nínú nǹkan tí ma ní yíò bá ti dapọ̀ mọ́ in tó dapọ̀ mọ́ tẹ́mi bá ti dára lára àwọn nǹkan tí ma ń kọ ní pé wàrís uhu kí ni tí ó jẹ kí ni ó jẹ kí ni ó mu tí èkú láyé in tán nábi sallallahu alaihi wasallam sọ ní pé ó ní inna ruhal qudus anábi ní ẹ̀rí ẹ̀mí mímọ́ òun náà ni jibril qad awha nafsun ó ní kan ò ní hatta tastakmila rizqaha wa ajalaha títí tó fi ṣe pé àrísìkí tọ́lọ́wọ́ bá kọ fún yóò lo gbogbo ẹ̀ta pátápátá èyí ìgbà tọ́lọ́wọ́ bá sì kọ pé yóò lò láyé ó sì lò láyé bákanáà nabi sallallahu alaihi wasallam sọ fún wa nínú hadisi tó wà nù tí ibn abi asim tabbawa wani law anna ibn adam tó bá ṣe in sako lọ́dọ̀ àrísìkí rẹ̀ in safa àrísìkí kama yahribu min al-maut débi ṣe ń sá fún ikú la adrakahu rizquhu anábi ni arziki yẹ yóò lè bá kama yudrikuhu al-maut gẹ́gẹ́ bó ṣe pé ikú náà padà lè bá tó bá ẹgbẹ́ ọmọ èèyàn máa ń sá fún arziki pé à òun ò fẹ́ òun ò fẹ́ òun ò fẹ́ òun ò fẹ́ anábi ni arziki ti lè bá òun ti ń sá fún yẹn yóò padà lè bá gẹ́gẹ́ bó ṣe pé ikú ti ń sá fún yẹn náà yóò padà lè bá nítorí náà ibadallah gbogbo tí yíò jẹ láyé Ọlọ́run bá subhanahu wa ta'ala ti kọ́ tí a bá tún mẹ́lẹ̀ bọ́rọ̀ arzikí ṣe rọrùn tó láti gbọ́yé tó tó ṣe pé tó ṣe mọ́ pẹ̀lú rububiyya Ọlọ́run bá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń sìn látara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń nítorí ní ibadallah ọlọ́wọ́ bá ti kọ́ òyàn ìdí tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bá sì ti kọ́ ẹ̀dá kan ò lè parẹ́ ẹnìkan ẹnìkan ò lè mú ìtọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi ń sọ níbi hadithul qudsi ni tí annabi sallallahu alaihi wasallam sọ pé ani law ijtama'a law anna awwalakum wa akhirakum wa ọlọ́wọ́ bá ń tó máa yẹ pé aláwọ̀kọ́ yìí àti ẹni ìgbẹ̀yìn yín àtàlìjẹ̀nú yín àtẹ̀yẹ yín qamu fi sa'idin wahidin gbogbo yín ẹ dúró lórí àyè kan ṣoṣo ẹ wá ń bi mí fa'ataytu kulla sa'ilil mas'alata gbogbo ẹni tí wọ́n ń bèèrè nǹkan mọ́ wá fún ní tí ń fẹ́ ọlọ́ba ọlọ́wọ́ bá ti kọntájẹ́ o ọlọ́wọ́ bá sì ti kọntájẹ́ bákanáà nínú àwọn nǹkan tó yẹ ká gbàgbọ́ nípa arziki o ní pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó gbọ́lá fún apá kan lórí apá kan wa ọlọ́wọ́ bá sì fún àwọn èèyàn kan láríziki lórí àwọn kan ju àwọn kan lọ súnnà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni kódà ọlọ́wọ́ bá tún bú àwọn mushrikun ní pé ah, sáwọn náà ń pín àánú ọlọ́ọba ni wọ́n rò pàwọn àwọn ń pín àánú ọlọ́ọba lára àwọn nǹkan tó fà táwọn Quraysh tí wọ́n fi gbà fún Ànábì sallallahu alaihi wasallam nìyẹn nígbà tó dé pé ah, owó wo ló wọ́n ní kí ló sí pé kòránì ọlọ́run bó sọ fún ìkannú àwọn abiyì àwọn olówó nínú àwọn ọ̀ràn méjì ọlọ́run wá ní ahum yaqsimuna rahmata rabbik sáwọn náà ń pín àánú ọlọ́run bá ní nítorí náà ibadallah ọlọ́run máa gbọ́lá fáwọn èèyàn kan lórí àwọn èèyàn kan níbi arziki ọlọ́run tí a bá mele èyàn ní pẹ̀gẹ̀ nìkankan ìntọ́lọ́wọ́ bá ti kọ fún ọ náà yóò débọ̀ ìntọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ti kọ fún ọ yóò débọ̀ ẹni tó rò pó níjú ọlọ́run ọlọ́run bá ti kọ ní bọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ti sẹ́ni ẹ̀ ṣe wá láti sì pé ọlọ́run bá in sí ẹráyè ọlọ́run bá subhanahu wa ta'ala máa fún ẹni tó bá nífẹ̀ẹ́ àtẹni tí ò bá nífẹ̀ẹ́ àmá alkiyama ọlọ́run bá ọlọ́run bá ò nífẹ̀ẹ́ nìkankan àfẹni tó bá nífẹ̀ẹ́ o lára wọn a inji Umar ibn al-Khattab radiyallahu anhu tó fi kọ lẹ́tà sí Abu Musa al-Ash'ari lára àwọn kan tó sọ wákìnà àbí rísìkì kàmínà dúnìyà sórí tọ́lọ̀ bá bá ti pèsè fún ọ inú ayé jẹ́ kó tó ọ onífà inna rahman ó rí ọba ọba ọba kẹ́ faddala ba'da ibadihi ó gbọ́lá fún apá kan ẹrú rẹ̀ ala ba'din fi rísìkì lórí àwọn apá kan nípa tó ọ̀rọ̀ kò sí sísítẹ̀mù tá a fẹ́ tí ó wà jẹ́ kí gbogbo èèyàn lówó ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n ògbẹ́ eh, communism ìjọba ma pín fún gbogbo èèyàn kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ rárá ẹ̀yàn eh, socialism eh, tíjọba bá tó bá take over àwọn private enterprises wọ́n ma wá pín wọ́n ma pín fáwọn èèyàn ní pín wọ́n ma pín bó ṣe tọ́ bó ṣe yẹ kò túmọ̀ o súnnà ọlọ́wọ́ bá ní pé gbogbo ò ní lówó bákan náà gbogbo ò ní ní àrísìkí bákan náà makana ibadallah lára àwọn nǹkan tó yẹ ká bọ́yé o náà ni pé àrísì kí o kí ń wá pẹ̀lú pé kíyàn wá kíyàn ṣe gbìyànjú èyàn tó gbọ́dọ̀ ṣe gbìyànjú èyàn gbọ́dọ̀ gbìyànjú láti wá àrísì kí tí ó ní tí ó máa ṣe tí ó máa pèsè àrísì kí fún Ọlọ́run bá sọ fún فإذا قضيت الصلاة فانتشروا في الأرض فقالوا لله فانتشروا في الأرض وابتغوا من فضل الله ẹwà nínú ọ̀rọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ń sọ ilé ìkalẹ̀ nínú suratul Jumu'ah ọlọ́ọ̀bá sọ pé fasma' ila dhikrillah fi manakibiha wa kulu min rizqi ẹwà ní manakibu ní àwọn igungun òkè àwọn ogungun òkè àwọn tó ti pé yíò ṣe wàhálà kíyàn tó rí kíyàn tó débẹ̀ ni ọlọ́wọ́n sọ pé ẹmọ ẹrin lọ níbẹ̀ ẹwà rízìkí lọ wa kulu min ẹsì jẹ nínú rízìkí ọlọ́wọ́n ba bákaná ọlọ́wọ́n sọ pé wala tansa nasibaka mina dunya ẹ má gbàgbé ìpín yíò nínú ayé lára àwọn kan táwọn àfó ní tafsiri tí wọ́n tú àyà wọn sí òun náà ni pé bóòlè yóò ṣe wá jíjẹ múmu bóòlè yóò ṣe múra rẹ̀ dúó ìbádàlá lára àwọn kan tó tẹ́ ká mẹ́ nípa arziki òun náà ni pé Ọlọ́run bó kí ń fi ẹni tó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run bó kí ń fi ilẹ̀ o ẹni tó yarzuquhu min haythu la yahtasib ọlọ́run bá sọ pé ẹni tó bá páyà ọlọ́run bá subhanahu wa ta'ala tó sọ ó gbẹ́kẹ̀lé ọlọ́run bá ọlọ́run bó ma pèsè fún ní àwọn ọ̀nà tí kò rọ́kàn ọlọ́run bá sọ pé wa 'ala Allahi falyatawakkalil mutawakkilun gbogbo àwọn tó alamu shafi'i wọ́n sọ ọ̀rọ̀ lọ́gbá wọ́n ni tawakkaltu fi rizqi ala Allahi khaliqi a ẹni tẹ́ mi gbára lé nípa rizqi Ọlọ́hun Ọba ni o ọba tó dámi wa ayqantu anna Allaha la shakka raziqi mo sì ní àmàdájú pé kò síyè méjì Ọlọ́hun bó pèsè fún mi walau kana fi qa'ri al-bihari al-awamiqi kódà bó sí pé inú odò inú jìdìjìdú odò báyìí nínú wéèlì ni arzikí tọ́nà bá sọ pé ń lò ló wà kò ní bọ́ fún mi o wọ́n ni sayati bihi Allahu al-azimu bi fadlihi ọlọ́wọ́ bọ́bọ́ lọ́lá gíga yóò padà mú wá pẹ̀lú ọlá rẹ̀ tadhhabu an-nafsu hasratan kí wá ní èyàn fẹ́ para rẹ̀ síná kí lèyàn fẹ́ lálà sí ẹ̀mí ara rẹ̀ sí lórí ìbànújẹ́ wọ́n ni wa qad qasama ar-rahmanu rizqa al-khalaiqi ọba láàánú ó sì ti pín arziki gbogbo ẹ̀dá fún wa barakallahu li wa lakum fil qur'anil karim wa nafa'ani wa iyyakum bima fihi min al-ayati wa dhikri al-hakim aqulu qawli hadha الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد عباد الله it is upon us to know that Allah subhanahu wa ta'ala is the provider, the sustainer, the one who provides for all his creation. No matter how difficult it might be, as Muslims, There are some guidelines and there are some commands from Allah subhanahu wa ta'ala that we stick to when it comes to our provisions and when it comes to our sustenance. From those things that we must believe as Muslims, and not just believing alone, but rather we believe and we practice and implement it in our lives, is that we must believe that Allah subhanahu wa ta'ala wants us to be patient whenever our risk, whenever our sustenance is difficult or whenever uh, a person doesn't have. And we see this a lot from the Salaf of this Ummah. From the Salaf, from the pious predecessors of this Ummah. It is when they don't have anything that they have more taqwa in Allah subhanahu wa ta'ala. And they have more connection with Allah subhanahu wa ta'ala. But that is not the case with many Muslims today. In fact, It has become so worst that many people believe that the sign that Allah loves a person is that he must be rich. No matter what he has, no matter what he has of ibadah, no matter what he has of knowledge, no matter what he has of istiqamah, as long as he is not, as long as he is not rich, then they will have a kind of something, I don't know about, I don't know about ọlọ́run kò tí ìgbàṣẹ́ kò tí ìgbàlẹ́rú kálọ́lọ́run bá ti gbàlẹ́rú ni a Lexus ni ó ma wà fala hawla wala wata illa billah we should know that uh, Allah subhanahu wa ta'ala tests people with poverty and Allah tests us with hardness and harshness so that we can return back to Allah subhanahu wa ta'ala and so that we can test some of the are uh, results of our sins and some of the negative outcome of what our hand has put forth. Allah subhanahu wa ta'ala says, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس Allah says that the reason why corruption has appeared on the face of the land and in the water is because of what people have earned with their hands. عباد Allah, if everybody returns back to Allah subhanahu wa ta'ala and everybody repented and everybody started doing good, Allah subhanahu wa ta'ala would provide for every single person. But Allah subhanahu wa ta'ala, though hikmatin عظيمة. Allah has great wisdom. That is why, ibad Allah, you can't expect that you continue to sin and you continue to go against Allah subhanahu wa ta'ala and you want everything to be okay. No, Allah subhanahu wa ta'ala, and that is what Al-Imam Ibn al-Qayyim rahimahullah ta'ala said. سَتَأْتِي عُقُوبَةُ الذَّنْبِ وَلَوْ بَعْدَ حِينَ Al-Imam Ibn al-Qayyim says that, <laughs> be careful. The result of sinning, the punishment of sinning will come, even if it takes a while. Don't worry even if it takes a while even if you think ah oh everything will continue to be fine ah, since I've been sinning and I'm not sinning since I've been worshiping Allah and I'm not worshiping Allah everything is still the same thing Al-Imam Ibn Qayyim says that satati uqubatu dhanb walau ba'da hin the punishment of sin will come even if it takes a while about Allah that is what is happening today things have become so expensive lives have become so frustrated for people and the only way we can be saved from this is by going back to Allah subhanahu wa ta'ala. فَفِرُّوا ila Allah. We have to go back to Allah subhanahu wa ta'ala. And we should know that by calling upon Allah subhanahu wa ta'ala and persisting in calling Him and doing good deeds, Allah subhanahu wa ta'ala will ease your affairs after it has become after it has been difficult for a while. ask Allah subhanahu wa ta'ala to ease our affairs. We ask Allah subhanahu wa ta'ala to ease the affairs of all Muslims. اللهم ارزقنا رزقا حلالا طيبا يا رب العالمين اللهم اغفر لنا ذنوبنا اللهم احمي خطايانا اللهم لا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم آت نفوسنا تقواها وزكي أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم اجننا بحلالك عن حرامك واغننا بفضلك عما سواك يا رب العالمين اللهم لا تدع لنا ذنب آه، ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا إلا يسرته لنا وقضيته لنا يا رب العالمين اللهم اغثنا يا رب العالمين اللهم اغثنا اللهم اغثنا اللهم ارزقنا رزقا حلالا طيبا مباركا فيه اللهم أنت أعرف بنا وأنت أعرف بحالنا اللهم ارحمنا في بلادنا يا رب العالمين اللهم انصر ولاة أمورنا اللهم ارزقهم بطانة صالحة اللهم اهدهم إلى البر والتقوى اللهم لا تكلهم إلى أنفسهم طرفة عين يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد